الحمد والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أما بعد àtúgbé fún Allah subhanahu wa ta'ala àtọrọ alíkù kí a ti gẹ fún annabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àti ka hadithu Ali bin Talq gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu yawa Aisha radiyallahu anha nípa wípé bóòlù obìnrin yóò ṣe obìnrin gbọdọ̀ gbogbo ìwọ ara rẹ̀ tó bá fẹ́ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a mẹ́nu bà hadithi اوكي توكلني ان شاء الله هنا حديث جابر رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال له ان كان الثوب واسعا فالتحف به يعني في الصلاه ولمسلم فخالف بين طرفين وان كان ضيقا فاتزر به متفق عليه ولهما من حديث ابي هريره رضي الله عنه لا يصلي احدكم في الثوب الواحد laysa ala atikihi minhu shay'un ilé àdífi ibn hajar al-asqalani rahimahullahu ta'ala wọn mú wá láti fi àṣàrọ̀ lọ síbi awratu awrajul fi sọ́la àdífi tó kọjá ẹ̀bí kan fi àṣàrọ̀ lọ síbi awratu al-mar'ati fi sọ́la ìhó ọkùnrin lórí irun den ìhó obìnrin lórí irun náà so látọ́wà ń bí látọ́wà ń bí láyẹ̀kọ́ lánàá híyà ni ṣe bá yà bí lánàáhíyà ní pé láàyè sálẹ̀ àhàdùkùn ṣe bá yà ẹmá kíwọn àgbẹ̀mú ẹmá kíwọn náà nínú àwọn kan tí a lè mú nínú hadithi yìí وكمان لا لا يصلي نص بن العثير على إثبات الياء في روايات الصحيح ورواه الدار وقتني بهذا فيها على أن كلمة لا ناهية وأما بقية الروايات فهي فيه نافية لكن بمعنى النهي لا in tan so nbi ni wípé ah kinan pe ipe la yusalli ahadukum but ibn athir but àwọn narrate àwọn narrate bi bi la yusalli le jo mo to ka se pe bi anahiya ni but la yusalli nafiya le leyin ti so in short summary be ni wípé àwọn ahadithi san báyìí yẹn ṣe gbọ́dọ̀ kírun báyìí yẹn ṣe gbọ́dọ̀ kírun ẹ ká mọ̀ nǹkan tá lè mú nínú hadith ani athaubul muradu bihi al-izar alladhi yaksu asfala jism al-insan wa burida'u alladhi yaksu a'la wa laysa al-muradu bihi al-qamis li'anna al-qamis laysa alladhi fussila wa khuyita ala hay'ati al-badan qa'im maqam ath-thawbayn li'annahu murattin li'a'la al-badan asfalahu nam intan so bi ní pé izar nítorí nínú hadithu Abu Hurairah wípé kẹ́ni kọ̀kan mọ́ kí wọn ní yíò ẹ́ tí ó wá ní kẹ́kẹ́ léjì káàrẹ̀ ọ̀pọ̀ làdẹ̀ sọ́lánà ìtumọ̀ ní pé tí ẹ̀bá kí a ní pé ìwò ọkùnrin láti ibi orí ìdòdó báyìí ló ti bẹ̀rẹ̀ tó fi dé bí kókósẹ̀ bíbí ojúgun náà níbi orúnkún tí ẹni bí ẹbá lè yẹn kírùn òun làdẹ̀ fi pàkíyèsí sí àwọn bàbá wa mítà ma ń kírùn tẹ́bá ń kírùn tí wọ́n kàn wọ kí ní orí agbádá èyí tí ma ń fẹ́ wọn tí wọ́n kàn wọ tí gbogbo ẹgbẹ́ báyọ̀ àmọ́ sílẹ̀ ìhò lè ń kírùn ìdí ni pé àwọn tó jẹ́ pàtì ìhò ó ti ṣe kí ní ìhò ti sílẹ̀ awárí nínú hadith yìí pé tí yóò bá wá kírùn náà kọ ìdí káyẹ náà gbọdọ̀ wà covered at least ẹyọkan lẹ́fẹ́ pé kí ní kan pàjámà wíkílẹ̀ mọ́gbọ̀n tí ó ní mọ́ pàkájá tí wọ́n wọ́n sọ báyìí tí wọ́n wà fi séjìká báyìí tí wọ́n wà gba ìjìká lọ́wọ́ èyàn lè ṣe kí ni o èyàn lè fi kí ohun bẹ́ẹ̀ náà so ẹlẹ́kìjì ni pé in kana thawbu wasi'an so fa'ala al-musalli an yaltahifa bihi so ah, wọ́n ni pé tí aṣọ ẹbá ṣe kí ni o tó bá fún àbí tó bá fẹ́ èyẹ́ lè fi bóra fàyọ̀rọ̀tì bí hìmínà lèmọ̀kìbéyí ìlàmàtàkà rukubatain lẹ́annahu wajada sọ́tọ̀rọ̀tàn kàmílàtàn lima yajibu wa yastahibu an yasturo fi sala àwọn tẹ́ so ìtumẹ̀ ní kẹ́yẹ̀ lè wọ́sọ bá wà sí wọ́yí tẹ́yìn wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ bó kọmís bí aṣọ ẹbáyà so àbítá kí bí aṣọ yóò fẹ́ kó sàtìgbọ́n àbítá aṣọ yìí àmọ́ta aṣọ bá fẹ́ dáadáa ìtumẹ̀ ní yóò kò dásọgbọ́ra báyìí kó gbá bí ìjìká rẹ̀ kọjá kó gbá kò jáde báyìí kó sà ti bu alìmọ̀rọ̀dì ní pé kó bu àwọn ibi tó yẹ kó bu ní inú ìhòhò ara ẹ̀ so takí bí àwọn àbí tó yẹ pé àwọn mọ́ bí kínáǹkì eh, Indonesia àti bẹ́ẹ̀ lọ so yóò wò bẹ́ẹ̀ ní but al-muhim saturu al-awra nínú ẹ̀wọ́n ni in kana thawbun yaqulu la yakfi kulla al-badani falyasturhu bihi al-awrata al-wajiba satraha wa hiya lirrajuli min as-sabrati ila rukbatayn fayaj'al izaran lahu walau kashafa ni pé kó kàn fi owó wò lásán kó fi owó wò kó fi in tó ní ògbójú àti bíbí orúnkún débi dodo yìí lọ gbogbo kìí lè sílẹ̀ torí òun òní kò sí tí ó fi gbogbo tí a ń bí kọ́kọ́ jẹ́ wájìbù kó gbóná tí ó kọ́kọ́ gbogbo láti bí iná bòdé orúnkún rẹ̀ tí bá yà rí àhà èyàn kọ̀ èyàn fi gbọ́ so lè tẹ́mi dẹ̀ ṣe steve adi pé ìwé ó lè wà mawjud walakin ala nudur àmúwọn ọgọ̀rọ̀ nínú èèyàn 1 million bóyẹ̀ mara èèyàn méjì abẹ́rẹ̀ tàbí wà ní ìrásọ tí ó at least tí ó tẹ̀ fi búra kí o kéré gẹ́ kọ́lá kan bá ah, ìyá ń jẹ́ àwọn tàùsì at least yóò sì máa rásọ wọ̀ tí ó sì bo àwọn ibi tó jẹ́ wájìbù láti bò nínú ìhòhò àmì ìwárí bò yẹ́ tẹ̀kìlá ala qadari al-istita'a yóò bẹ̀rù ọlọ́wọ́ bá níbi tí ó bá ní agbára mẹ́rin nínú ẹni istihbabu satirin alal'atikain fi sala liman wajada suturatan kafiyatan wal'aura fa illam takfi illa al'aura faqat fa qaddam saturaha ala satir al'atikain aw ahadima li annaha aham so tí wọ́n kẹ́ni tí wọ́n pé ìyẹn lè bo ìjìká méjèèjì fẹ́ni nínú ẹni alhadithi yadullu ala anna al-muslima yattaqillaha mastata'a hadithi ń tọ́ka lórí gé musulmi ma ń bẹ̀rù ọlọ́ọ̀bá ibi tó bá lágbára mẹ́ni eléèdẹ́ ni fi kó lé àdíè gbogbo tán pè lẹ́sì tẹ́yẹnyẹ wallahi gbogbo ẹjọ́ kó lórí ìsìtọ́ àní lànàbí fi ń sọ sallallahu alaihi wasallam pé ma nahaytukum anhu fajtanibuhu wa gbogbo tí bá ti ní ẹmá ṣe gbogbo ẹ̀kẹ́yẹ e ni kò sí ìsìtọ́ àmẹ́ àká ní ààrẹ wọ́n ní a mọ́ ṣe zìná àmọ́ mi ò lágbára àti fi zìná lẹ́ àwọn sì kú sí ní ọnù kò sí èyí gbàtánẹ́bí ń sọ́rọ̀ ẹ̀sẹ̀ wọ́n ní fàjítẹni búhù ìgbà tó wá dìbì àwọn àwọn àfáàlì wà máa àmárùtùkùn bìhì in tí ibi tẹ́ lágbára máa ẹ̀ṣẹ̀ kò sí kí mo lágbára because ẹ̀ṣẹ̀ aláṣù wọ́n adam ẹ̀ṣẹ̀ wọ́n lọ́lọ́ kó sínú ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ wọ́n ní a jìnà sí ni o ti ẹ̀ tí kọ́kọ́ sí o lè lò lágbára àti jìnà sí kí ó sí pé ókè jòkó mọ́kùnbí ṣe kìníkà wà tí wá ń tí ọ̀ ṣe kìníkà wà tí wá ń gbé ọ lọ síbi ẹ̀ṣẹ̀ ni ìwọ ló dìde fúnra rẹ̀ ikí ah mo fẹ́ lọ sẹ́lọ́m ó wà rìn lọ́gbẹ̀ but ẹwà wo fíìlú ẹni ìṣẹ́ wọ́n ní á kí ó pọ́síbù kí mẹ́lẹ̀ dìde kí hùn ìyẹn pọ́síbù àbí dáadáa ànábì ní pé sallu qa'iman fa in lam tastati' fa qa'ida ẹ kí hùn lórí ìnàwó tẹ́ẹ̀ bá wá lágbára o lè rí bí kẹrítà ní ẹmẹ́sẹ̀ àmọ́ tẹ́ẹ̀ lágbára àti ìtumọ̀ rẹ̀ ní pé ìfẹ́ ẹnú ní pé mú fẹ́ fi sí náà ẹlẹ́ àmọ́ ìwà lágbà àti fílẹ̀ ìfẹ́ ẹnú ti fi ọlẹ̀ náà ní ṣe ìtọ́nù sí ń bá ọrẹ̀ aláwọ̀ tí mú fẹ́ fílẹ̀ àmọ́ ìwà lágbára ọlọ́run ibi àfàálù ní ìstìtọ́ àwọ̀ ọ̀wọ́nú ànàwáhí torí nàwáhí asùn lè pé òtí ẹ̀díbẹ̀ tẹ́lẹ̀ mọ́ dìbẹ̀ náà ni ni a se ni a wá sí ohun o lè mọ́ wà lágbára àti se nígbàtà ní a kírù lórí fa in lam tastati' fa 'ala al-jamb ayin wa lágbára ani are yin lágbára yin rí bí joko ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ báyìí ó sì mo kiru ben ó kàn mọ́ asharu ó mọ̀ ó mọ̀ tó bá ti sórí díẹ̀ báyìí bóyá eyan jura lórí joko báyìí eh bóyá eyan fẹ́ kiru lórí ìjoko eyan wá láǹfààní àti joko bóyá báyìí bó bá láǹfààní joko báyìí náà ó nítorí o lágbára ní la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo àwọn ẹ̀rí ẹ̀nà ni ọlọ́run ibi tẹ́tì rí yúsùrù àṣẹ̀ríyà ni bí ẹ̀sì sẹ yìí wọ́n ní pé o lè dìde kí o gíní o mọ̀ kú lọ ó kí lórí sincerely jòkóó oríjòkó tó wá wọn tó bá ti wá ṣe báyìí tó bá fẹ́ sùjúd ó ní láti lọ forí kalẹ̀ again kan tó lọlẹ̀ díá jẹ́ kí lílọ lè yẹ ju ti tẹ̀kan lọ èyí o mọ́ tọ́ka lórí sùjúd ó ti kí o náà fàyín lam tẹ̀sẹ̀tẹ̀ famustelkian ó wà lágbára anẹ́bì ni ọ̀tàkàkà ó fẹ́yìn nílẹ̀ tàbí orí bẹ́ẹ̀dì lọ sútù ló wà ó wà fẹ́yìn nílẹ̀ báyìí ó pé ìtura lórí bẹ́ẹ̀dì bá ń bá drip ó lè mẹ́lẹ̀fẹ̀ gbẹ́lẹ́lẹ̀ yóò nà báyìí náà ni bó ṣe mọ́ kírun náà bẹ́ẹ̀ni ó ma fi ọkà bá lọ àti ojú tákí bí o lè ma gbórí díẹ̀ tó bá lè ma gbé ó ma fọkà kí náà ní pé òkè mo ti rìkú báyìí mo ti jù dùbáyìí títí tó fi kírùtẹ́ kò sígbà tó gbọdọ̀ fi wọ́n lẹ̀ ní bẹ́ẹ̀ ni kódà bó jójú ogun ó tún ní sí ẹ̀bọ́ sí ń kírun ní ojú ogun wọ́n dìdà wọn kan rákà méjì láàrin bá ti kí wọ́n jáde ìmọ́mọ́dù àyókò tó jọin kò síbi tán ti fi ẹ̀wọ́n lẹ̀ fún wa wọ́wọ́ tó wá wà lé bọ́ọ̀lù àti wọ́n tó wà lé nerabet wọ́n tó wà lé tẹ́tẹ́ àti wọ́n tó wà lé ọtí o wá ń gbọ́tọ́ ń pè wọ́n hayya ala sala awárò bóyá o ní excuse kan yamal kiyama èyàn tó rẹ̀ ní o òun mọ̀ kí o tó fi kú náà ni tọ́kàn rẹ bá sì ń ṣiṣẹ́ yóò mọ̀ kí mẹ́nà ló jẹ́ káàtà bá ń dútí àwọn aláàrẹ̀ ilé ìkọmọ̀ dada ní ọ̀dọ̀wà nílẹ̀ Yorùbá tẹbá fẹ́ tẹbá ọlọ́dọ̀ àwọn èèyàn bóyá wọn tí wọn gbọ́n nǹkan inú ẹ̀sìn ọ̀rọ̀ tí bá ń ṣe sí alhamdulillah tó gbé àgbóyí tí ń fọ́ká díẹ̀ díẹ̀ tẹbá tó ń pa ẹni tó rẹ̀ ṣe ti kírun irú wo lẹ́ ń sọ èèyàn ọ̀rẹ́ ìlátàárọ̀ wọ́n ń gba dìbò ti gbómi mẹ́wàá wá ní ọmọ kírun à yóò kí bí ò kí bọ́bá ilé kú lórí pé kò àwọn ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tí èyí sòdodo ni ìfẹ́ èyàn tẹbá nífẹ́ èyàn lódodo ẹ mọ̀ pé ààrẹ mazina kú ni bẹ́ẹ̀ni ààrẹ mazina tó kọ̀wíyà tó lè máwùtù ibi tó ṣe pé ó ma ń súnmọ́ pé ẹni yóò kú láàrin pàápàá jùlọ tó bá ti fi pàá ń gbé lọ sọ́sítù tó tó bá ti ń gbé lọ sọ́sítù báyìí o nǹkan méjì ni ìmọ̀ ká padà wálé àbí ká mọ́ padà wálé 50-50 ni kò sí kí ààrẹ kékeré o tẹ́bá ti lé pé ah ẹja gbé lọ sọ́sútù wò náà rábìkí ní ìtìfẹ́ máa lé o mọ̀sínà kú ní tó ẹkí bí abítẹ́ ti fẹ́rẹ̀ yẹn ni ẹ ma bá mójútó alìkìyàmọ̀ rẹ̀ bẹ̀ẹ́sẹ̀ ń fún ní drip oyaoya àsìkò ń sí tó oyaoya ẹba tó lè ṣe kò lè fómi kára ẹba tayamum ẹgbẹ́ ìgbẹ́ ògiri báyìí kódà lórí bẹ́ẹ̀dì kan rá fi ọwọ́ kan orí bẹ́ẹ̀dì báyìí ṣe ojú rẹ̀ báyìí kò sì fi sí ọwọ́ bẹ̀ lẹ́ẹ̀kan náà ó ti sàlọ̀ aláàlẹ̀ ibi tí Islam yìí ti dé ní nítorí o ti ní excuse kan tó ti di private tí ò lè jẹ́ kó ṣe kí ní kó wá lọ fún mi kára àmọ́ ẹwà scenario kan ìwọ ò lè fún mi kára wà ní ah yọ́rọ̀ o yọ́rọ̀ o yí fún mi kára náà ni ah ìwà ní sàlọ̀ alá ìyà àlọ́ ló ní ẹ̀pọ̀ èmi ò ah, tọ́lọ̀ ń sọ ní Qur'an kí náà bí fatayammamu sa'idan tayyiba ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ayànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n travel lọ bọ̀ tó wá di àárín òtútù burúkú ibà bẹ̀rẹ̀ ẹnìkan wá ní èbò lára ó ní èbò tí ò lè jẹ́ kó fún mi kára bó ṣe lọ bèèrè lọ́wọ́ àwọn tọ́jọ travel yẹn pé ah, ẹ dákun ẹ̀yin mo fẹ́ sàlọ́lá àmọ́ ó rẹ̀ mí gẹ́ mo ìtú ní ibà bẹ̀bẹ̀bẹ̀ sí ahẹ́ntẹ̀jìdúnà lè ọgbọ́n sọ sí ọgbọ́n sọ ń bẹ fún mi sí èmi lè sí kò sí Ah, ó fomi sàlọ́lá ní o sẹ́rù ó gbómi kanra báyìí ìfàmáyàtì ó kú dánù gbàtàdọ́dọ̀ nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fánàbí báyìí inú ti bí annabi sallallahu alaihi wasallam annabi ní pé qataluhum qatalahumullah annabi láwọn tàṣe fatuwa fún àwọn náà pa kọ́lọ̀ kó bínú sí gbogbo yín nítorí nípa ẹ̀ẹ́sẹ́ ní kó ṣe tẹ̀yẹ́mù ẹ̀ṣẹ́ ìdódò pé ó gbùdọ̀ nígbàtẹ̀ pẹ́mìyàn ti fẹ́ bọ́ èyàn ti ní eléètì already ní excuse tó lè mú tí ó fi tànázálà lọ eh, síbi tó kàn eléyìí kò sá kò sí ìtìtọ́ àmọ́ ni kí n ṣe pé òun gẹ́gẹ́ ni ò fẹ́ ṣe kò síwó ìfẹ́ ṣe ni kí n kó bóyá ń bẹ̀rù àwọn èèyàn pé eh, àwọn èèyàn wá ń gbàgbà tí wọ́n ń ṣe ẹ̀sìn lé mẹ́sàlán àwọn èèyàn wá ń gbógun ti musóyìn wá ní ìsìtọ́ ìyún kan náà sọ sọ́bù náà mẹ́sẹ̀ bí èyàn ìsìtọ́ à ní pé ìyìn lágbára èmi gẹ́gẹ́ personal mi lágbára sẹ́ mo fẹ́ fomi karabáyìí gbogbo bí ti bó o ní fomi kan bẹ̀ náà ní pé ah yí fomi kan ní ọlọ́run ti ní káṣẹ́ àgbọ́lá yé yé àìgbà mí ọwá ń pariwo wá ń fi omi ń borọ́ ibi tégbò ti mú ọ kìí ṣe bẹ̀rẹ̀ ọlọ́run ń pè yìí bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ń pè yìí àìnílàkà ìdá ń pè àwọn ibi tí egbò ti mú yàn ó ọ̀rọ̀ ayọ́bẹ̀ ẹlẹ̀ àwọn ibi tó mi bá ṣe fi kàn ó fi kàn án nítorí bákàtẹ̀ fi stá ìṣàlàyé yìí náà èyàn tó bá jẹ́ elégbò tó ní bẹ́ẹ̀ bí jókòó lára ó wà ọ̀lá àwọn àwádìí alùwàlá in tí ó kàn ṣe ní pé yóò tàyà mama ni àwọn ààyè bí tó mi bá lè kàn yóò kàn fomi ṣe má sùn gbogbo ẹ̀ ìrà àbí kó fomi sí gbogbo ara kó sàn bí ibi báyìí lọ́wọ́ ti ń lò ṣẹ́rí ó lè sin bí báyìí bí a bí sáàdì ibi ẹ̀yẹwọ́ báyìí mọ́ bí ọrùn ọwọ́ lọ báyìí omi ò lè tọ́kíbíẹ́ kó fẹ́ ní tí nǹkan wàhálà ní kọ́ afílẹ̀ bẹ́ẹ̀ pàtàkùlọ́ha mustata'tum so ibá yà bí so eléyìí ni àgbóyé istitọ́à kìkí ń ṣe istitọ́à tamọ́ ohun fúnra because istitọ́à àgbélẹ̀rọ mbẹ istitọ́à àtọwọ́dá mbẹ ẹgbígbà tí wà lágbára ọlọ́run sí ní pífà takùlọ́ mustata'tum ẹgbà tó pé kò sí sí àláà ní kankan mọ́nù ìlú ìyún kan ìstìtọ́ àkọlẹ̀ ìyún because ìstìtọ́ à ń bẹ láti lọ ma ta pí ọ̀tà ìstìtọ́ à ń bẹ láti lọ kó pí ọ̀tà mélòó kan sí títí kó sì ma ta fáwọn ọlọ́pàá àbáwọn tàbá ń lórí títí so ma àti so àwọn nǹkan yẹn àwọn yẹn ma ń fẹ́ ìstìtọ́ àwọn ma ń fẹ́ lójú ipibi tẹba lágbára ma ó ti ẹlẹ́ẹ̀kìsá yẹn ma ń fẹ́ onáà nílò owó rán lálúrí ni gbogbo nǹkan àwọn yóò ma sàbúrò sí ma ní lálúrí ni ìfẹ́ dọ̀wúrọ́ wà dọ̀wúrọ́ láhà kọdùrọ̀ wà tó kọ́dàrí bẹ̀kọ̀dìrí wọ́n ma ń wọ dọ̀wúrọ́ pẹ̀lú oúnjẹ́ dọ̀wúrọ́ ẹ̀sẹ̀ náà ní tẹ́lẹ̀ náà kíní kan ló pà mí ti ẹ̀ fún at that particular moment tí kíní ẹ̀ bá ti yọ kóòkò sí dọ̀wúrọ́ ma in tó jẹ́ kí ma ṣe kí ní ìgbàgbọ́sọ̀ ẹ̀ṣẹ̀ ní kíní yìí necessity kan wá wà tí ó fa kí n fẹ́ ṣe tí necessity yẹn bá ti lè yọ ó ti dàrámù kí fọ́ọ̀kà kí ní àmọ́ ká wá fàdò wúrọ̀ wọnú gbogbo nǹkan ká má di àrámù ká má mú àrámù ká má sí àrámù ká má ní pé dọ̀wúrọ̀ ni dọ̀wúrọ̀ ni dọ̀wúrọ̀ ni gbogbo ilé náà kọ́ ìkà èèyàn gbọdọ̀ mójútó ni so tọ́yìbélé ní díẹ̀ nípa آه، آه، قضية يعني أنبي الله سبحانه وتعالى كوشني ومفنك وكوكوكم أبو يسي هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أوكي سلام يسمع آمين سلام نعم ó wá jẹ gbèsè bẹ̀rẹ̀ tó tó tó gbèsè ó wá gbé àwọn ọlọ́pàá ní ilé yìí. Allah Allah akbar. ṣé o ní báyọ̀ tó lè lọ yẹ́wọ́ bá àtàkùn tó lè lọ́wọ́ àbí àbẹ̀wò ìgbà ìyá aláwọ̀